الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجو الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وسلم ní jíkú àti yíò kọjá aka fúnra wa nínú Qur'an akáyà tí ó ń súnmọ́ bí ogún bí 20 verses nínú Qur'an nínú súra kan tó tó tẹ̀lera wọn lọ kí ni gbogbo ọ̀rọ̀ yìí ń sọ fún wa nínú Qur'an wọ́n sọ fún wa ọlá tí ń bẹ fún wa Nabi Isa àti ìyá wọn Maryam ọlá tí ń bẹ fún Jesus the Messiah àti ọlá tí ń bẹ fún ìyá wọn Mary so wọn là ń kà yẹn àti bó ṣe jẹ́ kí bí Ọlọ́run bá ṣe jẹ́ kí bíbí wọn kó wáyé láì jẹ́ pé wọ́n ò ní bàbá ìyá nìkan ni wọ́n kàn ní àti bí eléyìí ṣe jẹ́ àmì fún àwọn Banu Israel bó ṣe jẹ́ àmì fún àwọn ọmọ Israeli so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bó ṣe jẹ́ pé ànábì Isa alaihissalam wọn ò wá lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wọn ò lẹ́tọ̀ọ́ sí kó jẹ́ pé àwọn láàmà jọsìn fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ni wà fi hadha al-qasas al-haqqi bayanu li hali Maryam ba'da an ambataha Allahu nabatan hasanan fi kafalati dhalikum an-nabiyyi karim sọ́lọ́n kọ́kọ́ fún wa nípa ìró nípa Maryam lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba jẹ́ kó dàgbà sí ilé gidi ní abẹ́ ìtọ́jú annabi alápọ̀nlé yẹn Zakariya nítorí annabi náà ni Zakariya wa ba'da ishtihariha bil ibadati wa tuhri wa sharafi lẹ́yìn ìgbà tí wọ́n ti wá gbajúmọ̀ pẹ̀lú ìjọsìn àti mímọ́kangá àti àpọ́nlé لقد حان الوقت الذي حدده الله لإنفاذ إرادته بخلق عيسى عليه السلام أسكت واتوتي الله وبا سبحانه وتعالى تيو شتاتي فاشق بلوى نبي عيسى بالطريقة التي أخبرنا بها بلوى جونة الله بفواني رمقاري الله فأرسلنا إليها روحنا فتمثل لها بشر سويا ìgbàyẹn láwárán mala'ika sí maryam fatamathala laha basharun sawiya a ó wá àpíà sí maryam ó àpíà sí wa gẹ́gẹ́ bí basharun gẹ́gẹ́ bí èyàn sawiya tó dúdádá wa huwa jibril alayhi salam laqad inqata'at hadhihi at-tahira li'ibadati llahi واتخذت لذلك حجابا حفاظا على شرفها وعفتها ولتقوم بعبادة الله so wọ́n nígbà ẹ̀dẹ̀ ní ìgbà tí màláíkà wá bá wọn Maryam alayhi salam wọ́n gé kúò tẹ́yẹn wọ́n kò láàrin àwọn èèyàn wọ́n lọ síbòmí kò sí tẹ́dẹ̀ fi gé kò lọ́dọ̀ àwọn èèyàn ju ikú wọ́n sin lọ́wọ́ ọba lọ subhanahu wa ta'ala وإذا بها تفاجأ بهذا البشر السوي بكماله وجماله فبرهنت في هذه الموقف على حصانتها وعفتها بقولها lójijì wọ́n kàn rí ọkùnrin yìí ni gàtọ́ sí kí màláíkà ni wọ́n wọ́n rí wọn ní àwọ̀ tó fi ń dájú àti ní ẹwà tó fi ń dájú kíákíá in tí ìyá tí Maryam kọ́kọ́ sọ òun wọ́n kọ́kọ́ ń sàlàyé nípa pé à irọ́ èmi ń ṣe wó obìnrin bẹ́ẹ̀ mi ń ṣe rú obìnrin tẹ́wà bá tẹ́wà rú bóyá irọ́ wọ́n fi ní inni a'udhu bi rahmani minka in kunta takiya mo ń wá ìṣọ́ ọlọ́run ọba mo ń wá ìṣọ́ ọlọ́run ọba kó lára rẹ tó akí bí ọjẹ́ tó bẹ̀rù ọlọ́run ayi mọ́ wá síbi tí mo wà yìí ó ẹni tó ní ọlọ́run isti'adatan billahi walujuan ilayhi fi halil karbi wa shidda in pe kíyàn ṣe kíni kíyàn wá ìṣọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kíyàn ságbàmígbàmí lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba nígbàtí nǹkan bá le wa tadhkir wa takhwif bi taqwa Allahi azza wa jal litadfa ma tubda laha min hadha al makhuf al-khatir gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwà ìṣọ́ ọlọ́run ọba láti ìdẹ́rùbàyàn pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run mùmìnì ló mẹ́rin síbẹ̀ pé àfá ẹbẹ̀rù ọlọ́run ọba karim bima yubaddidu makhawifaha wal yatma'inna qalbaha annabi eh, òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ̀wọ́n rán sí Maryam àwọn fún Maryam ní orú nípa nǹkan tí ó jẹ́ kí ọkàn wọn kí ó kọkàn wọn tutù kọkàn wọn balẹ̀ nípa ibi <laughs> ń ṣe ròyìn bẹ́ẹ̀ na fi ní innama ana rasulu rabbika li ahab rabbiki li ahaba laki ghulaman zakiyya eh òjíṣẹ́ ọlọ́run ọba lè mífá èmi wá wọn kì í ṣe Ọlọ́run Ọba níbi àṣẹ tọ́lọ́run Ọba bá pa wọ́n wọ́n dẹ̀ máa ń ṣe tí Ọlọ́run Ọba bá ti ní kí wọ́n ṣe ni àṣẹ tí Ọlọ́run Ọba bá pa wọ́n wọn kì í kò ń bí àṣẹ náà bọ́lọ̀n bá bá ṣe ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ń ṣe so àwọn sọ fún wọn pé báyìí làwọn ṣe rí o àwọn màláíkà ìròyìn wọn tọ́lọ́run ròyìn wọn nínú Kùránì nìyẹn ó yàtọ̀ sí ìròyìn tí Bíbélì ròyìn wọn bíbélì ròyìn mínú àmàláíkà wípé wọ́n wà ní sánmà àwárí àwọn obìnrin tí wọ́n rẹwà lórílẹ̀ ayé wọ́n wá ní ṣáhàwà fún wọn wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n ní wọ́n ní interest inú àwọn obìnrin yẹn wọ́n wá kò ní sánmà wọ́n sí ọlọ́wọ́n bá wọ́n wá sákò ní sánmà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa kí àwọn wọ́n fi ìwé

aya àti nínú súrọ̀ tọ́lọ̀ fi sọ pán ya ayyuhal kafirun ọlọ́run mo pẹ̀yìn tẹ́ jẹ́ kéfèrí èyàn la a'budu ma ta'budun anábì sọ fún èmi ò sí tẹ́ǹsìn o ìwọ ní tẹ́ǹsìn kankan ni aya tọ́wà ń lò ń bẹnu súrọ̀ tọ́lọ̀ ti sọ pé èmi ò sí tẹ́ǹsìn ẹwù nǹkan báyìí àwọn tukutu àwọn sọkúsọ yìí ẹ́ láàrín làwọn kí lọ́lọ́sọ ọlọ́run lakum dinukum waliya ọlọ́run ni ẹ máa ṣe tí ní ìgbà t'Ọlọ́run sọ ní Kùránì if alu ma ṣe ìtum Ọlọ́run ni ẹ máa sin tó wùyí Ọlọ́run ni ohòwíyàtù lè ẹ̀tẹ̀kọ́dì ohòwíyàtù ẹ̀ nípa ní freedom of belief kí nìdí Ọlọ́run if alu ma ṣe ìtum ẹ máa sin tó wùyí bí ìgbà tí bàbá bá ń sọ fún wọn pé à sáà máa sin tó wùọ́ mọ́ọ̀rì máa sin tó wùọ́ in tàdídì ni

pé ìtùbẹ̀ ní pọ́lọ̀ ní kó ní kálùkù máa sin tó bá wù ọlọ́wà ní pé kọ̀dì tabayyana rushdu minal ghayyi nínú àyà tó rẹ̀ náà ni o ọlọ́wà ìmànà tí ń ṣe Islam ó ti clear ó ti hàn kó níbi ìsọnù tí ń ṣe àwọn kùfùrìyàtì yókù yẹn ìwọ ní àti kúfù àti la ikraha fi din bẹ́ẹ̀ ni ṣe ìkọ̀ọ́ wà bí ẹ̀sìn ni ṣe mo lè fagídí sọ di mùsùlùmí ni wọ́n ìfagídí anẹ́bí ò fagídí sọ àwọn sàhábò fagídí sọ anybody di mùsùlùmí wọ́n àgbédà sí ẹ̀lọ pé á ah, accept Islam or I will, I will kill you kò sẹ́ni tó ń sọ bẹ́ẹ̀ náà man qaila hadha lọkùnrin kan náà nínú àwọn ọkùnrin ọmọ kan báyìí ọmọ kìní kan ìsúyé mi ò tí ẹ̀ múkọ rẹ̀ òun ló ń sọ́njọ́ ní pé eégún lè tàwọn wò àwọn légún lé nílé àwọn eégún àwọn sì ní eégún tó dá kódà eégún ah ó mú ọkọ̀ kódà eégún hmm, ìgbà míì ní tégún yẹn nítorí égún kò ní sẹ́nìbọ̀dì ń bẹ̀ yóò sì dìde nínú rẹ̀ ẹ̀kú ó dìde fúnra rẹ̀ oníjọ́ kan wá wà égún yẹn ìgbà tó wá dìde kìnnìkan kìnnìkan ó wá ń pariwo lálẹ́ tí yìn égún yẹn ah égún lé àwọn yìí égún gidi haula ikọ̀ di ushribat qulubuhum shirk wal ijl ọkàn wọn ti mú ẹbọ yó òsà <laughs> like òsà ti jòkó sínú máìdì wọn فلا يعرفون لا ولا يفقهون التوحيد فلا يحبونه ولا يفقهون معنى الشرك ولا يكرهونه wọ́n ma tán pè ní tawhid wọn ò nífẹ̀ẹ́ tawhid wọ́n ma tán pè lẹ́bọ ẹ̀tìlẹ̀kùn wọ́n ma tán pè ní ẹbọ wọn ò kórìíra ẹbọ mọ́ ọkùnrin a ní pé ìgbàtán tó wá mú ewúrẹ́ wá eégún wá dìde báyìí ah tó dìde báyìí kò sẹ́nì gbàtán tó mú ẹran wọ́n wá dù síbi ẹsẹ̀ rẹ̀ báyìí a egun lè wá wá dákẹ́ ya hayu ya qayyum azabuhu li ghayri llah kama yadhbahu lil jinni aw lil qabr so gbàtán ọkọ̀ ṣe zabu ìdú nǹkan ní rúbọ́ ṣe sọ́hun àwọn ẹlẹ́bọ̀ náà ma ń ṣe anta tuthni ala shirk shuf ah the same individual olówá ń sọ̀rọ̀ nípa kérésìmesì mọ́ ń gbọ́rọ̀ tó ń sọ lánàá ẹ̀yìn kí ló kàn yín ah, ìwọ ọkàn tí ẹ ti dẹ̀ ṣe mùsùlùmí ni wọ́n ni like ìwọ́n tí ẹ wọ́n nífẹ̀ẹ́ bọ́n tí ẹ aslan so kò lè dùn like wọ́n lọ́lọ́ bá bímọ yẹn kò lè dùn because mind tí aslan ìwọ́ tọ́ nífẹ̀ẹ́ eégún bó ní ó ṣe wá dùn pé wọ́n ń sọ pé Ọlọ́run kí Christmas, wọn lára máa ṣe wá sí pé ọlọ́run ò bí mọ́ kí ló kàn yín ó ní ẹ̀yin náà ẹ̀wù bóòlù ẹ̀yin náà ó ṣe fíìl tó bá dìgbà léyá kan máa ṣe wá sí pé ọdún ẹbọ náà sí à yín táwà nífẹ̀ẹ́ sínú so mọ reason ni tó bá ṣe wá sí pé kérésìmesì pé ẹ̀yìn tó so rí ìtàn bí léyá ṣe wá sáyẹn ìbẹ̀nubélì exactly tí màá pàtó mi máa ìpẹ̀ ọlọ́run bá ní pé kí eh, Ibrahim kó lọ sí kíni kó lọ dú ọmọ rẹ̀ ìbẹ̀ni bíbélì bẹ̀ẹ̀nà ọlọ́run wá fi àgbò pààrọ̀ fún ìbẹ̀ni bíbélì bẹ̀ẹ̀nà ó tàbí òtàn so tán fẹ́ lẹ́kùn mọ́ wa ilé gíláàsì náà ń gbé òkun ó bá wọn padà so Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n sọ nípa ọkàn wọ́n ní ṣe rí ọkàn ó dàbí white sheet ọkàn mọ́ dàbí white sheet so yí báyìí àbí tẹwa kan dot black dot kẹsílẹ̀ tán mélòó ni ẹ one black dot yẹn ìyẹn náà pè ní ron kalla bal rana ala qulubihim ma kanu yaksibun bó ṣe kánsọ́ kan mọ̀ black kan yẹn àìdà kọ tètè fọ́ àbúkọ fílẹ̀ bẹ́ ìmí tó kán síbẹ̀ ó ṣe mélòó méjì sí àkí tó bá ń kán lọ ní ojoojúmọ́ bí a kí bí alẹ́ kan lọ́sẹ̀ ní kan tẹ́lẹ̀ tó àkàdà yóò padà di every day tó bá yóò di every minute every hours tó bá yóò di kíni every minute tó bá jòkó látàrọ̀ dalẹ́ lórí ìwé tó bá ń kán black bag dọ́tò tẹ́yọ̀ kan síbẹ̀ kílẹ̀ tó súnmọ́ kó ti di black tẹ́yẹn àníbùwá ní sọ́lọ̀sán pé ọkàn mí ò padà wà covered nínú blackness yóò ti wá tík fala ya'rifu ma'rufan fala ya'mur biha ọkàyẹ ti wá dọ̀tí kò ní ma dáadáa má kò dẹ̀ ní sọ fáwọn yẹ̀ká ma ṣe dáadáa wala ya'rifu munkara wala yanha kò ní ma burú mẹ́ díbi pé yóò ní pé kíyàn má sa débi pé yóò pàwọn èèyàn láṣẹ pẹ̀lú ẹ̀ kò máa burú mẹ́ débi pé yóò ṣe kíni yóò kọ àwọn èèyàn kó ń bẹ̀ bí ọkàn pọ̀lọpọ̀ sí ilé nìyẹn oníkálùkù ti melt dànù ọ̀rọ̀ àkídà ẹjá ma kí náà ń pè ọlọ́nkàlà ń sìn ìgbàwo tó bá ikọ́ bí ọlọ́nkàlà ń sìn sórí ẹ̀ mọ́ túnmọ̀ ọ̀rọ̀ yàrí ẹ̀ ń àkíyèsí Rabbu samawati wal ardi ọlọ́run ọba tó dá sánmà àti ilẹ̀ ipé òun gangan ní dá wàhálà alẹ́ sórí ayé onídáwà alálẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹ má ma báwọn ìjà máa ń torí ẹ̀sìn wà láyín pọ̀ ọlọ́ọ̀bá nígbà tọ́lọ̀ ọba mọ̀ bẹ́ kí ló tó fún ara nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ṣe báwọn wọ́n ń Allah èyí tí ń forí kalẹ̀ fún sàwà ń bẹ èyí tí ń pe tí ń ṣẹbọ wà ń bẹ èyí sin Ṣàngó Greek wọ́n ń sin òòrùn tí wọ́n ń sin òṣùpá wọn ẹ dákun kí wá lódó tọ́lọ̀ fún aníyá Muhammadu wá wá sàlàyé òdodo fáwọn èèyàn orí àmì ní gbogbo àwọn tó ń wòye wà lórí kí nìdí ta lálẹ́ báyìí pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ ta lálẹ́ Allah subhanahu wa ta'ala because Islam tọ́lọ̀ bá fún ànàbí làwá wá ń kílè ní ọní wà láwọn pọ̀ ọlọ́bàá ló ń fi stẹ́ bá so ìròyìn yìí àwọn ìròyìn tí ọlọ́bà fi ń ròyìn Maryam lili mm-hmm. so màláìkà ẹwà ń sọ fún wọn pé awé ń sẹ́lọ́n èmi wá fún ọ ní orú ọmọ tọ́lọ ní fún ọ ní so ó wá ṣe wọ́n lè mọ̀ pé àbúrò ní ṣe bímọ wọ́n ni anna yakunu li gulamun walam yamsasni basharun walam aku so bó mo ìfẹ́ bímọ mi ọkùnrin ò fọwọ́kàn mi mi ò dẹ̀ kí ń ṣe ń zina ilé wọ́n ni hadhihi hiya at-tariqatul ma'huda li injabil walad because bóníkálùkù sí ma bí ẹ̀sẹ̀ ma ń bímọ náà ni pé ọkùnrin yóò ṣe kíni yóò fọwọ́ ka obìnrin ní ìsìn ọkùnrin òfọwọ́kà mi ẹni bímọ bọ́lọ́mọ́ ti wá mọ̀láíkà wá jóyé pé ah, kadhalika qala rabbuki huwa alayya hayyin bọ́lọ́ ọba rí

الذي أرسله الله لهذه المهمة العظيمة منفذا أمر الله so Jibril ó wá fẹ́ mi esi la ẹ̀mí tí Ọlọ́run bá ti fi rán ó wá fẹ́ sí lára so e bayin àbí ẹlòmí ló ya ní pé ṣe bí Jibril ló wá malaika ló wá fẹ́ mi sí Maryam lára látara bẹ́ẹ̀ a ṣe pé Ọlọ́run ni ó wá jẹ́ bayin bo ni ti wá jẹ́ Ọlọ́run tó mo bá ti wà nínú ya rẹ̀ fa ilayhi al Malaika na lọ́lọ́ máa rán sínú obìnrin fàyánfòkó kí wá ló fi special sáwọn yìí like in tó kàìsà ìpé kò kàn ní bàbá orúhù rẹ̀ ọlọ́run fi rán màláíkà straight kó wá fi sílá náà fi máa ń pè ànẹ́bì Ìsá ní orúhù lọ wọ́n máa ń pè bẹ́ bọ́wọ́ correct so tó bá ní pé orúhù lá mi bá bí pé kẹ́ẹ́sẹ́ kébí ẹ̀mí ọlọ́run wa ní Ìsá lá nítorí àní màláíkà ẹ̀mí tiwa náà màláíkà ló wá fẹ́ sáwà náà lá nínú ìyàwó wọn là nẹ́bí fi sọ fayanfukhu fi ruh ọlọ́run láwà rán màláíkà sí ọmọ ìyẹn tó bá ti ń pé bí o 120 days nínú ìyá rẹ̀ màláíkà yóò wá wá wọ́n wà ṣe kí ni wọ́n wà fẹ́ mi sí lára fayu'maru bi arba'i kalimat so ti báyìí àbí ṣe èmi náà ti wá so èmi ọlọ́wà ní bá wọn àbí bó mo sì wá jẹ́ mi ọlọ́run èmi tọ́lọ́wọ̀n bá dá ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ní ànẹ́bì Ìsá ọlọ́run dá ọlọ́run fi rán Jibril lọ fẹ́ sínú ìyá rẹ̀ ó kàn tẹ́kẹ́ bìdú ni wá sí tọ́ ti máa dáa al'ab kò kà sí bàbá ń bí tẹ̀ nítorí tí wá ni èyàn ni wọ́n ti rárá kò nídì ẹfẹ̀ mí ẹ̀sì e e. afẹ́ kó tún jẹ́ àmì fún àwọn èèyàn káwọn èèyàn mọ̀ pé ọlọ́run ala kulli shay'in qadir so Ọlọ́run abẹ́ sí ni ma dákọ ọlọ́bẹ̀ sí ni ma tún dákọ àwọn àmì ní ilé ìta ti kà sí wájú ẹkàbọ̀ sọ́wọ́ sàlẹ̀ wọ́n ni innahu la ayatan adhima min ayati Allahi fi tariqi hamlihi wa wiladatihi wa tabri'ati sahati ummihi albatul so àwọn ayati àwọn ayati tó ní agbára ni tọ́lọ́n fi ń fọ ìyá rẹ̀ mọ́ nígbàtí ọmọ bẹ̀rẹ̀ sí ni ma sọ̀rọ̀ fúnra rẹ̀ Ọlọ́run fi ń fọ ìyá rẹ̀ anábì Isa má obìnrin mímọ́ yìí obìnrin tí kìí ṣe oníṣìnà tí kò kìí ṣe onínábi thumma bayan li muhimmati risalati allati arhasat laha hadhihi al-ayat al-azima wa min hadhihi al-risalat al-azima bayan annahu abdullah wa min al-ajab an yakuna dhalika awwala nutkihi ẹwùn kaba in tó wá nínú tó jọm lójú pé in tí anábì Isa kọ́kọ́ sọ ni pé abdullahi lamu ثم ثنى برسالاتي إليه بأواني بي رسول الله تنمي آتاني الكتاب وجعلني نبيا أو أساس في إليك تاسب دعوة إليك يرين أفوان شالك أن ثم ربها ببيان شريعته وشريعة من قبله من الرسل أو أداك شريعة شريعة وتتوى بفور نينو عن وجيشة أني وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ثم تحدث ثم تحدث عن صفاته الجميلة من الببر وتنزيه الله إياه من صفات الجبارين الأشكياء ọlọ́run wá fún ànẹ́bì Ìsá mọ́kò níbi ìwà àwọn jàbàrín àwọn jàbábírọ̀ àwọn onímọ̀tọ́mọ̀tọ́ lórí ilẹ̀ wọ́n ni wàbáwọ́rọ̀n bí wà lídẹ̀ tí wà lẹ́m yaj'alni jàbárín ṣekíyà ọlọ́run ò ṣe mí ní jàbárín ọlọ́run ò ṣe mí ọmọ òsì ọmọ tí ma ń ṣe gbọ́nkú sí yà rẹ̀

wọ́n lè kan lágbàwá gan wọ́n lè bùkọ́sùn lè kọmọ̀ dẹ̀ lè kan ìgbà tí Jibril sọ fún ẹ pé ìkọ̀rọ̀ ká wọ́n láwọn olè kan ọlọ́mọ ẹ wá wo àwọn ìtàn sọ yìí bónẹ́sì wọ́n rí kò yẹ wọ́n lè mẹ́ni tán tán pẹ̀bí ní lọ́kọ́ mẹ́ntán bónẹ́sì ma Zakaria story tó wá neat tó báyìí tó deep tó báyìí tó clean tó báyìí ìgbà tán wá kọ tán tó bá jẹ́ kí ọmọ èèyàn ló kọ́ ni contradiction ó pọ̀ mẹ́ torí ọ̀rọ̀ òkèrè ni ó máa jẹ́ ọ̀rọ̀ òkèrè sì ní bí ò lé kan adíkan ọ̀rẹ́ wá ní ìyálàyà tensik ó wá hàn ìpé àà ọ̀rọ̀ lẹ́yìn kọ́ wo ọ̀rọ̀ ọlọ́run ọba ló fi jẹ́ kígbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí Jibril wá Ba wọn nínú gọ́ọ̀rọ̀ Hira ìgbà tí ìyàwó wọn Khadija tán mú wọn lọ sọ́dọ̀ ọ̀nkù wọn gbàtẹ́ni ẹ rí àlàyé tí wọ́n ṣe wọ́n ni hadha wa namus ẹni tó wá bá o nínú àkàtà yẹn Jibril ni ẹ the same màláíkà tọ́lọ̀ rán sí Musa Jibril ni nítorí ó ti clear àwọn ma ń ka ìwé àwọn tí wọ́n ma ń ka ìwé àwọn alùlùkìtàb wọ́n ma ń ka ẹ́ so wọ́n ma kódà wọ́n ma ń ka dáadáa tí wọ́n jù wọ́n ma ìdé wọn wọ́n ti wá ka gbogbo àwọn prophecies nípa ipé ànábì àwọn náà ti ń fura pé Mákà ibi wà yìí kódà ẹlòmí lè máa ń bèèrè kí ló fa táwọn yahudi fi padà wá Madina ẹ máa gbọ́ pé núta pé Ànábì padà lé àwọn yahudi Banu Qainuqa Banu Nadhir gẹ́bẹ̀ náà àwọn yahudi Khaybar bó kí làwọn jíù wádé Makkah kí ni wádé Madina àwọn jíù lọ Madina because ó wà nù wé wọn pé ààyè yẹn kẹ́dàn ibẹ̀ ni Madina yóò wá padà wá láti kẹ́dàn wá sí Peran Peran yẹn ni Makkah ibi tí ilé ọlọ́wọ̀n bá bí wọ́n wá bó sì wọ́n náà bíbélì wọ́n ní ìfà ibi tí ilé yẹn wà ẹmọ́ tó wá ṣe ní wọ́n wá wá kalẹ̀ sí Madina yẹn gangan débi pé nígbà tó wà ní Madina wọ́n ma ń nínú nǹkan tó ma ń lo, nítorí wọ́n kéré sáwọn kọ̀mpíà sáwọn alárúbáwá àwọn alárúbáwá padà pọ̀ jù wọ́n lọ àwọn náà ń kọ̀ntún àwọn alárúbáwá mẹ́tẹ́lẹ̀ tó wọ́n débẹ̀ wọ́n bá alárúbáwá díẹ̀ bẹ́ẹ̀ àwọn kó wọn lẹ́rú tí wọ́n ni àwọn lọ́bá padà pọ̀ tó rá àmọ́ bímọ gan mi lè bímọ 30 mi lè bímọ 100 bàtẹ̀lẹ́yìn master air ju 50 lọ àwọn ọmọ tẹ́ ń kọ́ntó gan ti wọ 1 million mẹ́yìn lọ́wọ́ yìí bọ́ọ̀ ní 50 sí mọ́ kọ́ntó 1 million inú táwọn Yẹhudi àmọ́ sọ́gbà ní pẹ́mọ́ wọ́rí ànábì wa tó bá dé Madina náà ni yóò ti pàdé wa tó bá dé bó bá ilé dé a pa ọgbọ̀nyìn dànù yìí a bọ̀ ọgbọ̀nyìn jà kìníkà kìníkà ìgbà wo di pa àwọn lágbàwà mọ́mọ̀ pàpà anábì wo lẹ ní bọ̀ yìí náà anábì wo ní bọ̀ yìí débi kó ní jòkó kan tí wọ́n wà ní jòkó kan ìkanú àwọn sọ̀hábà rẹ̀ tọ́nà lọ́yà rí wọ́n láwò tí jòwó wọn i ọdún mẹ́wàá lọ ní ó jẹ mọ́ àwọn ni yẹ̀kẹ́ ní àwọn yẹ̀udí tí wọ́n sọ jọ bá ti mọ́ lé fún wọn ẹ mọ́ according to ti wà náà wí àwọn tẹ́mù rẹ̀ ti súnmọ́ ọmọ sọ̀hábì ó kéré gbà yẹn ó ní àwọn bí àwọn bàbá àwọn ọkùn wọn bèèrè lọ́wọ́ ẹni dákùndúó bí ìgbà olẹ́ni yóò dé gan báyìí na ó wá wò àránd ó wá wò ohun ohun tó ń kéwá ní ọmọ kékeré kó tó dàgbà ànábì yóò ti dé pẹ̀lú tó wà ní orí àwọn òkọ́ ọmọ ilé tó dàgbà ànábì yóò ti dé kó tó di pé yóò di ọkùnrin oníwàlá kò dẹ̀ pẹ́ sígbà ànábì dé sallallahu alaihi wasallam olúdèdè wọn ò dẹ̀ tó gbàgbọ́ náà <laughs> ìgbéraga ni bá ti fọ ẹ̀mí rẹ̀ mọ́ ọ̀rọ̀ òdòdó lè wà láì ọ́ ni wò kí n fẹ́ ká lọ sí gbére ní jahannam pé mi jùkín tẹ̀lé ẹni yìí lọ ìgbéraga ni wallahi ìgbéraga ni ìgbéraga ni ìgbéraga ni wallahi kí ní ẹ̀ tó bá dẹ̀ ti wà ní ẹ̀mí èèyàn problem ni ọmọ sí ìgbéraga náà ọ jọra rẹ lójú gan sáwọn yahudi wò pa ah, ìkín láyé o àwọ gbàgbàgbà tó ń tí wọ́n fi rìnlẹ̀ pé ahádà huwa annabi ahádà so bí ẹ̀ṣẹ̀ jẹ́ tí ẹni wọ́n ni fatilkal ahuwalu lati maburat bihi min nafhi jibreli fi jẹ́ jaybi ummihi thumma hamliha bihi thumma wiladatuhu wa ma ha ummuhu min ahuwal wa masa'ib thumma ha min tilkal ahuwal bi an antaqa Allahu ibnaha ha mahdi بما يدل على براءتها من جهة وبما يدل على أنه عبد من عباد الله اصطفاه بالنبوة وبرسالة والكتاب وكلفه بالشرائع العظيمة التي كلف بها الأنبياء والرسل قبله من من الصلاة والزكاة والبر كل ذلك هو الحق الثابت وما خالفه من الدعاوى فأباطيل والطعون والاتهامات التي افتراها اليهود على عيسى وأمه أباتيل ودعاوى خصومهم من النصارى في حق عيسى بأنه والله أو ابن الله أو ثالث ثلاثة أباتيل وضلالات كبرى ترفضها العقول والشرائع والفطر سوارين táwọn Yahudi táwọn sọ nípa Isa ìsọkúsọ ni gẹ́bẹ̀ nìkan táwọn àwọn Nasara tí wọ́n sọ nípa Isa ìsọkúsọ ni àti orí pípé gbogbo ẹ̀ ni ó ń takò so àwọn ilé yóò máa jẹ́ ibi tí a ti dúró fún tèní insha Allah so an bí Allah subhanahu wa ta'ala pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú orí tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala kí Ọlọ́run bá ṣe dada fẹ́ ní kọ̀ọ̀kan wa kó fi ọ̀nà ma ẹni tó bá wà lórí ìsọnù àwọn tó bá wà lórí ìmọ̀nà náà kí Ọlọ́run bá subhanahu wa ta'ala àbí Ọlọ́run bá kó máa so ni kọ̀kan wá nù so ambi Allah subhanahu wa ta'ala kó fi ẹni kọ̀kan wá sí kò ń orí so hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanakallahumma wa bihamdik shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu